farabalẹ̀ ó ní sí ní ìṣẹ́lọ Òbí sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ sínú ogun ẹ̀. Òbí sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ sínú ogun ẹ̀. Ọ̀pọ̀ ìsáàdì àmúkùnrin alọ́ sí òkúnra, alọ́ sí òkúnra, alọ́ sí gbogbo ẹlọ́ sí àárá. Ìbáàlì nígbà aláàmù. Ìbáàlì nígbà aláàmù. Ìbáàlì nígbà aláàmù. Ìbáàlì fọ̀rọ̀wọ́lẹ̀ kọ́lọ̀ òun kọ́ bá ayẹjú ìbájá. Ìbáàlì fọ̀rọ̀wọ́lẹ̀ kọ́lọ̀ òun وإذا أراد الله بقوم سوءا Ọlọ́run ti lọ́rẹ́ sọ mìíràn lẹ́jọ́ ìlọ́rẹ́ sí àìsàn lẹ́jọ́ ìlọ́rẹ́ sí àìsàn lẹ́jọ́ ìlọ́rẹ́ sí àwọn ẹ̀dá mi lẹ́jọ́ ìlọ́rẹ́ sí àwọn ẹ̀dá mi lẹ́jọ́ àwọn àbáwọn kẹtẹ́ pẹ́ àwọn ọjọ́ tọ́lọ́lọ́gbàrà àwọn ìkọ́ omi ẹ̀rìn. Súnmọ̀

Ẹ̀rí pé nínú àbábọ́pọ̀ ẹ̀rẹ̀. Ẹ̀rí àwọn tí ní kẹ́kókó. Sínú ara. Ọmọ ẹnu ààrẹ. Ọmọ ẹnu ẹ̀jẹ̀. Àwọn tí ó tẹ́rí sí mẹ́gbẹ̀rún. Àwọn tí ó tẹ́rí sí mẹ́gbẹ̀rún. Òkú ọlọ́run òun ní fọ ẹ̀jọ̀ òun ní fọ ẹ̀jẹ̀ òun ní fọ omi òun ní fọ omi òun ní gbogbo ẹ̀ lójú tọ́gbọ́ ti yẹ Tẹ́lẹ̀, láàrín ọ̀rẹ́ ìrù máa rí gáómi pẹ̀lú tẹ́jẹ̀. Àtàrí ọ̀rẹ́ ìrù máa rí àwọn bú sí orí ìgbàtọ́wà ọwọ́ ara wọn tẹ́jì tí ń bẹ́lọ́pù àwọn. Látara bẹ́ẹ̀ àwọn ẹlẹ́kẹ̀ẹ́kẹ̀lú. Àwọn Àwọn ọ̀sán ní pẹ̀lú bí lókó. dàgbà. Àwọn ọ̀sán ní pẹ̀lú ọdọ̀ nínú ọmọ nínú gúdò Àwọn ẹlẹ́kẹ̀ẹ́kẹ̀lú Onígbà ní ilẹ̀ ilẹ̀ sí. Ọ̀rẹ́gbàgbò fi ìṣẹ́jọ́ kan sí àwọn ẹ̀dá ọmọ tí wọ́n sí ilé ojú ayé nínú ẹ̀. Àríkí màláríkà méjì máa tàdúà. Ìyẹ̀kúrò ádùn máa ọlọ́wọ́ áàkì ló ń la mọ́ bí kí n lálapá ẹ̀ẹ́kà fọ́mọ̀ lọ́jọ́ ọlọ́run gbogbo ẹ̀kí ń náwọ́ lọ́jọ́ ọmọ yìí lọ́jọ́ ọmọ yìí lọ́jọ́ ọmọ yìí ويقول هذا لك اليوم واجبي اللهم أكرم شكرا خلفا خلفا خلفا طلبوا بيتك لهم تحفظوا والأطلق أجر خير Ilé ìtumà ní pé àwọn aláìkà kan bẹ pẹ̀lú wa tó wọ́n lọ ọdún kan. Ìbísọ̀ bá àwọn aláìkà kan bẹ pẹ̀lú wa tó wọ́n lọ ọdún kan. Wọ́n bẹ pẹ̀lú wa ní gbogbo ọgbà. Wọ́n bẹ pẹ̀lú wa ní gbogbo ọgbà. Àwọn akọ̀ọ̀sílẹ̀ tàbí ṣe. Àwọn Màláìkà tí ó lọ sí ń bọ̀. Màláìkà tí ó lọ sí bọ̀. Màláìkà tó dúró sí àtọ̀ lọ́bì. Màláìká tó dúró sí àtọ̀ lọ́bì ká. Ìrìn ìlú ìlà ìgbà tí ó tó lára òjíṣẹ́ láti wọ́n. Òjíṣẹ́ láti wọ́n. Àpò ọlọ́bí ti wọ́n ni. Ọ́fíìsì àtìkì. Ọ́fíìsì àtìkì. Àpò ọ̀sílẹ̀. Àpò ọ̀sílẹ̀. Ọ́fíìsì àgbára. Ọ́fíìsì àgbára. Àlàáfíà Wọ́n rí ní àwọn ìlàmù sàmàwí àwọn àwọn sọ́mọ̀. Ọ́fíìsì àwọn ìlàwọ́ sọ́mọ̀ àti ọ̀sílẹ̀. Ọ́fíìsì omi. Ọ́fíìsì omi. Àti ọ̀sílẹ̀. Àti ọ̀sílẹ̀. Àti ọ̀sílẹ̀. Àti ọ̀sílẹ̀. Àti ọ̀sílẹ̀. Àti ọ̀sílẹ̀. Àti ọ̀sílẹ̀. Àti ọ̀sílẹ̀. الله على كل شيء قدير. Ní àwọn ẹ̀ka, a lè ní wọn àbá àjò mú. Jẹ́wọ̀n lẹ́gbà àjáre ní bàbá lè mú wọn. Bàbá rí wọn, bẹ́ẹ̀ láti rí wọn. Ìlú àwọn olóòrè rí wọn. Ìlú àwọn olóòrè rí wọn. Ìyá máa ń pọ̀ láìpàá máa fi ìjàwó èèyàn. Ìyá máa ń pẹ̀ mẹ̀lẹ́gbà rẹ̀ ní ọlá pípọ̀ rẹ̀ lórí bẹ́ẹ̀ àbá lè pè wọ́n. Orí àmúkà àjẹ̀mú ló jẹ́ ó ní bá àwọn kan sọ pé a ah, yóò máa tààrà òun mẹ́láìkà tààrà àpòṣìlè ní ẹ̀kọ́ ní mẹ́láìkà ọjọ́ òun ní jẹun mẹ́láìkà sí àwọn kọ̀ fi pé àlèmí mẹ́láìkà sí àlèmí àwọn kan tún ní àlèmí wọn àmọ́ bàbá rí wọn ó nírú àwọn tí ó rí wọn àwọn ìlẹ́gbẹ̀ẹ́ ọmọ yóò ìpìlá wọ́n ti kù sílẹ̀ àkíkè láàpù wọ́n ti sílẹ̀ àkíkè báàpù ní wọ́n ti wọ́n ti fọwọ́ pẹ̀lú pé àwọn mọ̀lá àwọn anẹ́bì àwọn anẹ́bì wọn nígbà wọ́n lọ́wọ́ anẹ́bì kan àwọn àgbẹ́rí wọn ní wọ́n rẹ̀ ìtẹ̀rábílà wọ́n rí ní kárílà wọ́n sì jí ní ilẹ̀ pàápàá jùlọ ìwúlélù sí ọlọ́run mọ́ mẹ́sì wọn àwọn tí báńkì wọ́n gbà fún àwọn mẹ́bì àwọn ìwọ̀n àwọn mẹ́bì kan bẹ wọ́n rí náà láẹ́kà àwọn àlàsó láti pàtàkì wọ́n bí ìyàwó apá mẹ́bì wọn nítorí pé káàdì lẹ́bí rẹ̀ pé èèyàn tó lè rí màláíkà ní lè rí màláíkà gagagaga òun náà ìdájì èèyàn jáde màláíkà ní ọmọ́síjì náà ọmọ́síjì náà àwọn tó kó lè rọrùn àwọn màláíkà máa wá fara gan àwọn ànìyàn kan tó tún lọ́pẹ̀ ìgbàkọ̀ ọ̀rùkọ́ tó yẹn lọ́nà tó fi ní nílá wọ́n

nínú ọkọ̀ bá wọn sọ̀rọ̀ fún gbóhùn rẹ̀ nínú kí wọ́n rí pọ́tù rẹ̀ gẹ́gẹ́ bí èèyàn ọ̀pọ̀ nínú ẹ̀gbẹ́ èèyàn tó lè rí màláíkà gẹ́gẹ́ bí ìṣúra màláíkà ọ̀pọ̀ nínú ẹ̀gbẹ́ èèyàn ló lè rí màláíkà gẹ́gẹ́ bí ìṣúra màláíkà nínú láta abẹ́ àwọn ànábì tó lókun ńláńlá ni wọ́n rí màláíkà àwọn ànábì tó lókun ńláńlá ni wọ́n rí màláíkà àmárí àmọ́tí màláíkà bá wá bí ara àmọ́rí màláíkà bá wá bí ara ní èèyàn wọ́n lè rí màláíkà bá jẹjọ àmọ́tí màláíkà bá jẹjọ àmọ́tí gbàgbà kan àmọ́tí wọ́n jẹ́ ọkọ̀ kan yóò wá bá

Bọ́lá ẹni tó súnmọ́ lọ́run ọ̀nà ọmọ pé láti lé tí ìsìn yìí ní àbàmìkárí nínú àwọn ọ̀rẹ́ ẹ̀kọ́ lọ́wọ́. Wọ́n mọ́ láàrín àdìdájọ́ ẹ̀rùn láàrín ìta nígbà wọ́n láàrín àwọn mẹ́rẹ́ ẹ̀rẹ́ àwọn mẹ́rẹ́ ẹ̀rẹ́ àwọn mẹ́rẹ́ ẹ̀rẹ́ ẹ̀rẹ́

àbíkáwọ́ rẹ̀ àrẹ́sẹ́ sí òní ìjọba fún ọmọ ẹ̀dẹ́ èèyàn tó dúró rí tó lọ́lọ́run láti ní ọlọ́run àwọn olúwà ẹ̀mí jáàbẹ̀ àbíkáwọ́ náà sí lẹ́yìn ọgbà ọmọ ọgbọ̀ ohun rere lókèrè tó kàn ní ohun gbọ́rùn lẹ́yìn ní rí ẹni tí ń sọ̀rọ̀ Ayọ̀ ìgbé ọ̀rọ̀ tó láàá fàyó orí àti ìdí ní ìrìn àti láti orí ọ̀rọ̀ ó wọ́n ní àbá tí ó gojú hàn wọ́n wá lù ní tó sẹ́ndì sí lọ́pọ̀ àti kó ìyá àmùnà lára ó wá bí lọ́rùn fẹ́ fi yíye tó fi yíye níbi ní ìrìnlẹ́ ẹ̀ṣẹ́ lórí ní òní sọ̀rọ̀. Ọ̀rẹ́ orí ọdúnjọ́ ní pé òní sọ̀rọ̀, ní àwọn tó wá sọ pé a lè rí wọn. A lè rí wọn. Àwọn ẹgbẹ́ wọ́n dàrú náà lójú. Ààrí ilé ìgbẹ́ náà ní àwọn òní lè láìpẹ́ ti bó ti rí. Ònílẹ̀ ìgbàgbẹ̀jú ọjọ́ tó ti rí lọ́sọ̀rọ̀ rẹ̀. Ònílẹ̀ ìgbàgbẹ̀ àná rẹ̀. Ònílẹ̀ kẹ̀kẹ́ Gẹ́gẹ́ bó

nínú iṣẹ́ òtún lè Ìjọ àjọ dàmú alójú náà ní pé kọ́ ọmọ àdáwà láàrin ìṣòro rùn. Wọ́n máa gbogbo mo rí ìgbé rẹ̀ ìlú ìlànà orí ìpínlẹ̀ ní fáyà ní yóò kí yóò rí. yóò rí

láàrin rẹ̀ ní gbogbo pé ọlọ́pàá nẹ́bí tó mórí kan láyé àjẹ́ ìjíṣẹ́ ilẹ̀ wa ilé ìlú wa ní àwọn àmì ọlọ́tọ́lọ́ fi hàn lọ́wọ́ ọmọláìkà lórí Mọ̀láìkà rí àtàṣẹ̀ mú ní ọlọ́wọ́ láti wá ní ẹgbẹ́ ìsáàtùmọ̀ ike ilé ìmọ̀láìkà ní ilé ìyàwó ní àtàṣẹ̀ mú ní. Mọ̀láìkà rí àtàṣẹ̀ mú ní ọ̀nà bá jọ wá ní ojú ẹgbẹ́ ilé ìmọ̀láìkà ní ilé ìrìnàjò lórí lógún. mọ́ láti àwọn àjẹ̀nú mímọ́ àwọn àjẹ̀nú mímọ́ náà wà táwọn náà ṣe bí màláíkà gẹ́gẹ́ bá ti rẹ̀yìn àti ṣe bí màláíkà táwọn àjẹ̀nú mímọ́ nínú nà sí bí nà tí wọ́n gbà fà lẹ́bí wọn tó lè yíyà àwọn náà máa ń kó wọn mọ́ pòtẹ́ Àwọn ènìyàn. Àwọn ọmọ ìṣọ́ àwọn ẹ̀dẹ́ ènìyàn orílẹ̀ tí wọ́n ti tọ́lọ̀. Tí wọ́n ti tọ́lọ̀ àwọn náà ń tẹ gbé ẹ̀kẹ́ ti gbé ẹ̀wò títí ọlọ́run wọ̀. Wọ́n náà ń bẹ ilé ti gbé ẹ̀wò títí ọlọ́run wọ̀. Láàmù yóò jẹ́ ara jẹ́ alúwà, ní máa sàdúwà lọ. Wọ́n rẹ̀ kó kọ ọlọ́run tó ń fà. Ó jẹ́ ọkọ̀ tí ó tó ti wà nínú tó ti ṣe. Ọjà, wọ́n ti ti ti bẹ̀rù láàrẹ̀ kí wọ́n tó ti bẹ̀rù Àwárí àti ń jẹ pẹ̀lú ẹ̀ tí ń jẹ lẹ́lẹ́ pé tàtàwọ́lá lórí ẹ̀sìnkú ní àrùkárí ní ọ̀rá ni òun ló gbé kọ́pù rẹ̀ wá bá ọ̀. Ló gbé kọ́pù pé iṣẹ́ tó ti ohun àwọn ẹni ọlọ́pọ̀dá ilé àdúrin yọ pọ́tò wọn ni, pọ́tò wọn ni, pọ́tò wọn ni, pọ́tò wọn ni. Ní iṣẹ́ tó ti, lórí mẹ́rin lọ sí ni àwọn àwọn àwọn tó ti lọ, àwọn ìṣẹ̀lẹ̀ àti tó ti kọ́

ọdíyàn àwọn tẹ́ tí wọ́n ṣe dálẹ̀, ó ti bí mọ́, ó ti bí ìgbà, ó ti bí ẹ̀dá padà. Ẹ̀dá tó ti dàbò ní ó tẹ̀gbé ilẹ̀ yóò di ní àmì. Àwọn ẹ̀rí kàfẹ́lẹ́fẹ́lẹ́ nù. Àwọn yóò yóò

Àwọn kan ní sáwọn lẹ́kùn lọ́wọ́ lọ́rùn. Àwọn kan lọ́wọ́ lẹ́kùn lọ́wọ́ lọ́rùn. Láti rí wọn. Láti rí wọn. Ẹnu tó lè sí ní pé kó pàmọ́jẹ̀mú ẹ̀ tó pín. Ẹnu tó lè sí ní pé kó pàmọ́jẹ̀mú rẹ̀ lọ́wọ́ pé. Àkọ́kọ́ máa ṣe ní àmà ẹ̀rẹ́kà ti. Àkọ́kọ́ máa ọmọ ẹ̀sìn.

lórí ilẹ̀ ọ̀gbọ̀dọ̀ bí mọ́ gbogbo àwọn ìyàwó àrẹ́bì súnmọ́ bẹ̀rẹ̀ nígbà báyìí ọmọ ilé wá lọ súnmọ́ àgbà yìí kọ́ jẹ kí wọ́n jẹ kó náà jẹ ìjọ báyìí gbogbo àwọn ìyàwó wà fẹ́ lọ bá fẹ́ ìsẹ̀kìdárò ìgbìn tàbálẹ́ ti àgbẹ̀mí lọ bá fẹ́ ti àwọn ẹgbẹ́ àìsùn dé ẹ̀sùn dé orin oríwẹ̀ yìí nù pàtàkì máa tó kọ́ lónìí tọ́ jẹun tọ́ jẹun sínú rẹ̀ tọ́ jẹun sínú rẹ̀ tẹ́lẹ̀ tí ìsídọ̀ sí mẹ́ tó sùn ó tó sùn Ọmọ ẹ̀ta lọ ọgbọ́ mẹ́ ọdún darí bọ̀ ọgbọ́ mẹ́ lẹ́yìn ọgbọ́ mẹ́ lọ́la ọgbọ́ mẹ́ lọ́tọ́lá ọgbọ́ mẹ́ lọ́la táwọn àwọn kàtàbí ìlú fún ọ ní ìṣẹ́. Wà rẹ̀ ní fún ẹ ní ìmọ̀nà ọ̀pọ̀ onímọ̀nà. Ilé ọdún àwọn ìdíkọ́ àwọn ìgbọ́ mọ́làkútà lọ, ìgbọ́ mọ́làkútà lọ. Wọ́n ní àmàláíkà àwọn ìjọ náà ni a dọ́ ìmọ́làkútà lọ́wọ́ pẹ̀lú mọ́làkútà láàrin. Ó ti gbé ẹgbẹ́ ìrún ni. Tó kùn sí tátàkùn mẹ́, orí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà, ọmọ ìlàdórí àláíkà orí láàrin gbogbo tọ́lọ̀ ń dá alọ́ta káàrà bá rẹ̀ bí i. Gbogbo tọ́lọ̀ ń dá bá dá ọlọ́run ẹ̀rọ fún gbogbo àwọn ọmọ ìrìnà lọ láàrin ọlọ́run lọ́jẹ́ ní káwọn àdùnwọ́n, àtàmàlùwọ́n, àdùnmàláíkà pátápátá àwọn ẹ̀dá tó lọ́nà ti dábò tó kà màláíkó tó ká àwọn ẹgbẹ́ ènìyàn 25 náà ni ẹ̀dá tó lọ́nà dá mẹ́rin tó sọ ní gbogbo ẹ̀dá tó lọ́nà dá tó kà àwọn ẹgbẹ́ ènìyàn kánù ìkáṣẹ̀ kánù adam inú kan adam gbogbo ọ̀rọ̀ ọ̀tọ́gbà inú wà nù wọn inú wà nù wọn màláíkà wà nù wọn nígbà 25 nígbà tí fún àbájú ìgbọ̀sẹ̀ ó ní ó ní mìíta alfun alfun alfun wà kàmtàwà ìṣìí ìdádọ́wà ní alfun 1025 wọ́n rẹ̀ àti 25,000 ní gbogbo ẹ̀yà tó lọ́wọ́ pẹ́lá 1025 1025 orí 600 600 òun ni ó ti lọ Táwọn ẹ̀kùn lè mẹ̀ nínú 1,025 ǹgọ́. Ọ̀pọ̀ òun ló tẹ̀lé láti orí àṣẹ̀lú wá tó lè mẹ́rin Adama. Ọ̀sẹ̀ ìkàtà Adama, ọmọ Adama àti gbogbo ọmọ ẹ̀wá tẹ́ yọ kan nínú 1,025. Gbogbo 1,025 ló pátá ọmọdá ولقد كرمناك وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن أردناهم Ọ̀rọ̀ tí ó bá dárí náà wọn alákẹ̀ẹ́rí akọ́lákùn olórin gbogbo dáadáa, ẹ máa pàdájí náà tàbí jí lára ó mọ̀ àpálẹ̀ lò wọ́n. Àwọn aláàlò wọ́n, Ọjọ́ ọba lè lò wọ́n, àwọn aláàjò wọn, ọ̀nà táwọn ọba yí wọ́n lè òkun náà ní ká súnmọ́ lọ tó ní wọ́n ń pàdé ní ọ̀rẹ́. Ọ̀tá ọba sí wọ́n lò ní ká súnmọ́ lọ tó ní wọ́n kálẹ̀ bà ní wọ́n lò. Ọ̀tá bẹ́ẹ̀. Ọ̀tá bẹ́ẹ̀. Ìrìnlẹ̀ ìrìnlẹ̀ ìrìnlẹ̀ يبين بالغرب ما يشاء إن الله على كل شيء قدير ما نزل جمل الملائكة قم في الله Wọ́n ti ní ìfẹ́ ọlọ́run dáadáa pẹ̀lú àwọn ìbá oláwá mẹ́rin wọ́n ti náà àwọn aré. Wọ́n ti náà ti lọ́lọ́run ọ̀fẹ́, ó ti mọ̀ sí tọ́lọ́run ọ̀fẹ́. يحبه الله إن الله تعالى يرحب عليك ولا إذا أحب عبدا وكذلك السر يمكن في ظلم عجبين عاطفين فقال إني أحب فلانا وكان لبدا هنا خيرا مني فأحبون لكن في الأوبة ملائكة من الله خير فيمكنه جليل جليل هذا الشيطان الطول

Àtọ́nà ilé òmìnir òṣùlárà náà lábájá fi dẹni ẹ̀kọ́ mi láti onílọ gbogbo ìgbà tí ní ìgbé ọmọ tí wò ní mo ṣe dáa ti bá rí àpáràbọ̀ tí bí mú tó yí láti fi mọ̀ sínú rẹ̀. Ọ̀rẹ́

إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم Ọdígbà tọ́wọ́ ká bínú, wọ́n tó sí ọlọ́pàá ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀. ẹgbẹ́ ọgbà mọ̀ ìgbọ̀gbọ̀ láàrín àbì, ọmọ ara ayé náà wà tí ó fi ìpinnu rẹ̀ fún ọgbà pọ́ọ̀lì wọ́n ní ọmọ ìlú wọ́n bọ́tọ̀ wọ́n ní ọmọ يسعين الله للناس برحمة البلاء مذبك لها

orin mẹ́lé ó tún orin ẹ̀nà darí orin tó dẹ̀lú ní òṣàkọ́ta ẹwáyé ṣàdókọ́lọ́ta ẹwáyé ọ̀yàkọ́ta ẹwá bẹ́ẹ̀ làjẹ́ kẹ́kọ́ oṣókẹ́kọ́ ọlọ́run lọ́ta ẹwà kọ́ orin ọlọ́run lẹ́ni tí tó ń tẹ́dà ó yàtọ̀ sí ọlọ́run. Ẹ̀rọ tó kún kúrò nínú sáà ìwẹ̀ ọ̀rọ̀ tó lè fún lówó tẹ̀wọ́ á fi tó lè fún lọ́lá tẹ̀wọ́ á fi ilé ọlọ́run ọlọ́run ló lè sí ọ̀dọ̀ ọlọ́run ẹwà sí. Ọ̀pàá lẹ́yìn ọ̀rọ̀ tó ìjú rẹ̀, a ní ojú ọmọkúnrẹ̀, lọ́wọ́ ẹgbẹ́ pàmọ́lọ̀.

Àbẹ́lọ ìgbóná bí kẹfẹ̀rẹ̀ ẹgbẹ́ fún orílẹ̀-èdè ìjọ pátápátá òmìnira àjọwọ̀ ti ẹ̀, ẹ̀rẹ́ àjọwọ̀ ìlú ìjọ àwọn àlẹ́bìnà ọ̀rẹ́ òmìnà lówó ọmọ ilẹ̀ àti òmìnira ẹ̀. Ṣé ó bí lára bá dé, ó tó bá wà dé, ó káà náà bá owó dé. Ẹni mọ́ rẹ̀ ó ti dọ́rọ̀ lálá, wọ́n ti sáré ìtorí gbogbo ìjọ kan wọ́n sọ fún ìdárí àgbà. Àwọn ọmọ ẹ̀rọ ní ìlọ́gbà àgbà ilé kan lẹ́kùn ọ̀gá oní ààrùn ìlàrí ní ààrẹ nẹ̀bíǹkì olóhun sàbámà láti ìkọ̀ ọmọ adámà lẹ́kọ̀ọ́ wọ́n kọ́ ma adámà lẹ́kọ̀ọ́ tó wọ́n wọ́n mẹ́ ẹ̀kọ́ lẹ́sùn lọ ọmọ adámà ọmọ adámà ìdè bàbá àjọ́ adámà

Èyí tó máa tó wá tó wá jẹ́ ní púpọ̀ wọn, wọ́n tó wá bá wọn tó ń fẹ́ àwọn tẹ́rẹ wá ní ìjọ́bẹ̀rẹ̀ ní kí láti àwọn pẹ̀rọ lọ́run yàpọ̀ náà ni ó lẹ́yìn ti sí àwọn ọmọ àti ọmọ lẹ́mù arákò olóhun ti rẹ̀ nítorí bẹ̀rẹ̀ pé ọmọ adámọ̀ tí mo jẹ́ ti ṣètáni lọ ọmọ adámọ̀ tí mo jẹ́ ti ṣètáni lọ máa ní àwọn ti láì lẹ́sẹ̀ sáré rẹ̀ nígbà tó rẹ̀ sáré ẹgbẹ̀rún ilé ọ̀kà lọ wọ́n bá tàwùsù fún ọmọ adámọ̀ yóò borí ìwúlò ọ̀nà àwùsù fún ọ̀pára ọmọ ọ̀pára ọmọ ọ̀pára أوصي الله تعالى، أوصي الله تعالى، أوصي الله تعالى، أوصي الله تعالى، أوصي الله تعالى، أوصي الله تعالى، أوصي الله تعالى، أوصي الله تعالى، أوصي الله تعالى، أوصي الله تعالى، أوصي الله تعالى، أوصي الله تعالى، أوصي الله تعالى، أوصي الله تعالى، أوصي الله تعالى، أوصي الله تعالى، أوصي الله تعالى، أوصي الله تعالى، أوصي Ibi tí agbára ìṣúwà àwọn tí máa ń tẹ̀lé. Ìjẹ́ agbára ìṣúwà àwọn ni àwọn tí máa ń tẹ̀lé. Nígbà tí ìyẹn tí yẹ́ sí ìyẹn tó burú tẹ́ tó tún máa tí ó tẹ́ tó tún mẹ́ta tó wá lọ fún orúkọ lọ sí ìbùgbésù. Tàbí ọmọ tí ó mọ́ tó mọ́ gbogbo ẹ̀ ọdún wá tí ìlú ìgbẹ́gbẹ́sù. Ọlọ́run ni ẹ máa ń tẹ̀ bẹ́ẹ̀. Ọ̀dọ̀ ọlọ́run ni ẹ wọ́n láti. Ẹ láti rí tán ọlọ́run ni ẹ Ọmọdọ́wọ́n bá ti mú adájú tó gbọ́gbọ́ lọ́wọ́ jọ náà. Ọmọdọ́wọ́n bá ti mú adájú tó gbọ́gbọ́ lọ́wọ́ jọ náà. Ẹ̀rọ ọlọ́run kan. Ẹ̀rọ ọlọ́run kan. A máa wá tọ́tọ̀ bàbá kan ní ilé ìkáwọn ọ̀pọ̀ ìgbàkùn ìlàdàgbò ìfúkà sí ní sí wọn. Ìbá ti sọ kí ìtànà káàkiri wà nílé adábùnrin ọlọ́run adábùnrin ọlọ́run Káàbà sáré káàkiri ta káàkiri ti màláíkà ọ́dá àríkà ti ṣe ìdánilọ. Káàbà sáré káàkiri pàtàlẹ̀ ti màláíkà ọ́dá àríkà ti ṣe ìdánilọ. Ìjọ́ ìjẹ́ àríkà ti màláíkà. Òun ní pé ọlọ́run parí kádàrà àwọn àárín. Ọlọ́run parí kádàrà àwọn àárín. Ọ̀gbọ̀n olóòrùn láti kádàrà rẹ̀. Ọ̀dọ̀ àwọn olóòrùn kádàrà náà. Ọ̀dọ̀ màláíkà ni. Wọ́n ń mẹ́ Àwọn ilé ni a ti yí ọlọ́run pé àìsìkí wà fún ní. Ọlọ́run pé àìsìkí wà lọ́rọ̀ lọ́rọ̀ Kò gbé sílẹ̀, tààrí mójú láti kí náà mẹ́lẹ́kà. A ní mójú láti kí náà mẹ́lẹ́kà. Ní káyìí. Ní káyìí mú ní. Tí wọ́n nípa wíwáyé mi àti púpọ̀ láyé rẹ̀. Ẹbá wá fẹ́ sọ ní owó ẹgbẹ́ kó wọ́n sọ ẹ̀yìn ẹ̀ta ní báyìí. Ẹbá fẹ́ sọ owó ẹgbẹ́ kó wọ́n sọ ẹ̀yìn ẹ̀ta ní báyìí jẹ́ pọ̀. Ẹbá ní ọ̀pọ̀ ọ̀pẹ́ ìkan àmọ́ ọ̀run. Ẹbá ní ọ̀pọ̀ ọ̀pẹ́ ìkan àmọ́ ọ̀run. Nìkàrí. Nìkàrí. Àti ìtòjìbá. Láàrín sí ẹ̀dá, àríkì àwọn ẹ̀fẹ́ nìyàn. Àdábìkáwọ̀ rẹ̀ lẹ́yìn ẹ̀. Ó nígbà tí àwọn ní ìsáàrù bá jù láti wọ́n nígbà tí wọ́n lù kan káyé. Àwọn ní ìsáàrù bá jù láti wọ́n lù kan káyé. Àwọn ní ìsáàrù bá jù láti wọ́n lù kan káyé. Pẹ́kọ́ ọ̀rọ̀ ni tó wà. Nínú pẹ́kọ́ ọ̀rọ̀ ni wà.

Ìgbẹ́jì. Àwọn ọ̀pẹ́ ọwọ́ sí kẹ́jì. Àwúgbà ni. Àwúgbà ni. Ìgbà ni kọ́dọ̀ wọn. Ọ̀pẹ́ ọwọ́ sí àbẹ̀ lẹ́rẹ̀. Ìgbà ni kọ́dọ̀ wọn sí àbẹ̀ lẹ́rẹ̀. Ó sí àfáà mọ̀ sí. Ó sí àfáà mọ̀ sí. Àbá náà fàyà. Àbá náà fàyà Àwọn àbá àtàríkà

اسم العبنة أقل اسم العبنة ولا أقول كذا lábàbá wá kí lóṣù agbọ́ ọjọ́ mẹ́ta ọjọ́ márùn-ún ọjọ́ méjì wọ́n tó bá jẹ́ ẹgbẹ́ báyìí ẹgbẹ́ ti pa ẹran ẹran tó pa wọ́n fà wọ́n ha wọ́n ti jẹ gbogbo ẹ̀ nípa wọn lọ wọ́n rí pé ọ̀pọ̀ ńláńlá márùn-ún àti jù bẹ́ẹ̀ lọ ní ọdún owó aṣọ ló sì yára fún ìjọ Àwọn ọ̀sẹ́ náà, wọn àmọ́ náà ní bàbá ńlá nígbà tí ilẹ̀ ìtún alákọ̀ọ́sẹ́ agbábádọ́rọ̀ rẹ̀ mọ́ máa kó ní ẹ̀rẹ́ ó ti kéwú tó báyìí ó ti jẹ́ ẹ̀rọ tó báyìí tí owó ìjọ máa pọ̀ tó máa kéwú tó ọ̀tẹ́ títà rẹ̀ ọ̀dá rẹ̀ ọwọ́ àlúwà ọkọ̀ tó kú ní wọ́n tó bá pọ̀pọ̀ lọ́dọ̀dọ̀ àlúwà ọ̀pọ̀dọ̀ kí wọ́n ọ̀pá Ọba ní ọkọ̀ owó máa ń jùlọ ní ọmọ jù. Àwọn ìmọ̀ ń gbílẹ̀ kẹ́rẹ̀ ni àbáwọn èèyàn. àbáwọn ìjọ́ pọ̀ sí. Ọba ní ọkọ̀ owó wọ́n ti wá náà wọ́n ti sáàtù wọ́n wá rí ilé ìgbé ìgbé ọba ọmọ ìjọba lọ́sẹ̀lẹ̀ Àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ mọ̀ rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ mọ̀ rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ mọ̀ rẹ̀, wọ́n tó kọ́ fún ọmọ owó ti yà bí tẹ́sán pọ̀ lọ́dọ̀ ẹ̀rẹ̀ fúránsì látara bẹ́ẹ̀ olú ní mẹ́tẹ́lá ayé ọwà lọ́dọ̀ bàbá wa gbà lẹ́ta ibi tó ilé ní ìpẹ́ lẹ́gbẹ̀ẹ́ ní bàbá wa lọ sí níbi ọwà fáàrù tó yìí àwọn agbọ́pàá àpá ìrúkú àwọn ṣàfihàn wà ìgbògbòrí ẹwà fún àpá ní ìgbè yá wọ́n ẹ̀ká wà lọ ọ̀dá ẹ̀yẹ máa lọ náà àwọn oṣù ní wọ́n wà láwọn ọmọ tí ó di wọ́n ní àà bọ́ọ̀dà ilẹ̀ dá yẹ́rẹ́ta ọ̀sẹ́ni táàkì jẹ pẹ̀lẹ́gbẹ̀rẹ̀ àwọn ilẹ̀ mẹ́lá tí kò gan ọ̀ká ọ̀rọ̀ àti ọ̀rọ̀ ẹgbẹ̀ ìgbà tí wọ́n wù wọ́n rẹ̀ kó jẹ́ ẹjọ́ kó jẹ́ ẹjọ́ kó jẹ́ ayé ìfọ̀ bàbá àwọn tí ó kí ó ọ̀yẹ́ àbí láti mú dáyì. Wọ́n bá ìṣẹ́ ẹ̀mà àbáwọn ìlú tó bá jùmọ̀ ó sọ ẹ̀rọ máa máa rẹ̀ títù. Láti rí ìjọ́ lọ́bàá lẹ́mù. súnmọ́ lọ́wọ́ ẹgbẹ́ àkọ́kọ́ lọ́wọ́ àwọn àti àwọn àwọn àti wọ́n tán wọ́n rí yìí ọ̀sẹ̀ ìgbẹ̀ẹ́gbẹ̀ ìgbẹ̀ẹ́gbẹ̀ wọ́n láwọn ọmọ máa ń bọ́ ní ogun ọmọ àwọn ìyàwó wọn ti rìn sí jẹ́rẹ̀ jẹ́rẹ̀ wájú ọmọ ìlú bí ìyàwó bí ọmọ pẹ̀lẹ́ nìkan àwọn ìgbẹ́ kí ń sì mú àwọn ìgbà lọ́wọ́ ẹ̀lú àwọn ọmọdé ìpínlẹ̀ àwọn olóògbà lọ́wọ́ ẹ̀lú ni wọ́n bá ẹ̀fẹ́ ọ̀fẹ́lá ní ọ̀fọ́rọ̀lẹ̀ fọ́lọ́run ní ẹ̀fẹ́ ọ̀fẹ́lá sí fọ́rọ̀lẹ̀ fọ́lọ́run ní ẹ̀rọ̀ pé lè wà ní ẹ̀yẹ́ sí fọ́rọ̀lẹ̀ ọlọ́run ọlọ́run ní ẹ̀kọ́ ọlọ́run ní ẹ̀kọ́ ọlọ́run Àwọn ará tó ṣe Ọ̀rọ̀ ìgbàmúlá ìgbàmúlá ìgbàmúlá ìgbàmúlá ìgbàmúlá ìgbàmúlá ìgbàmúlá